نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وأصحابه وسلم تسليما كثيرا أدوك فرابة سبحانه وتعالى أترى لكم كياتي قرابة فالنبوة محمد صلى الله عليه وسلم أمارا ليري وصحابة ري أتبقى نتيوم تليل أنا لتتتي أيوني في جائمة أقول الله سبحانه وتعالى قسوان إنه وكنا أولو لنا بتاكا ترى دروس في شرح نواقد الإسلام àwọn òjòkó àwọn àlàyé nípa ìsàlàyé nawaqidul islam so ibi tá kàádé òun náà ni ibi tí ibi tí Sheikh Salih Al-Fawzan tó ti ń sàlàyé lọ nípa nǹkan tó jọmọ́ kí a máa kórìíra nǹkan tí Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ tán ṣe lófin inú ẹ̀sìn kódà pé kí a máa ṣe nǹkan so kí a máa kórìíra nǹkan kan tọ́lọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ tán ṣe lófin inú ẹ̀sìn kódà kó ṣe pé kí ni kódà pé èèyàn ń ṣe kíníyàn so uh, Sheikh Salih Fawzan àwọn ti ṣe àwọn àlàyé tó pọ̀ gan so wọ́n ti ṣe àwọn àlàyé tó pọ̀ gan nípa abala yìí so wọ́n ti ṣe àwọn àlàyé tó pọ̀ gan wọ́n sì tún túbọ̀ tún máa ṣe àwọn àlàyé so wọ́n ní wa hadha wọ́n ní ṣe rí nǹkan tó mọ́ ń bẹ̀ ìsìn jẹ́ yìí kíni kíni ah, so kí ẹ máa kórìíra kankan a sì sọ́lá ìpẹ́ yìí so kí ẹ máa kórìíra kankan nínú nǹkan tí Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ tó mú wá so nínú nǹkan tí wọ́n ṣe lófin walau amila bihi kódà kó yí pé yẹn ń practice kìíní ẹ̀ káfàr irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí tí ẹ bá fi lè kórìíra kankan tọ́lọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ tán ṣe lófin fún wa nú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ di kìíní irú o so Sheikh Salih Fawzan sọ pé wa hadha an-naqid ṣe rí nǹkan tó ń ba ẹ̀sìn jẹ́ yìí khataruhu shadid ewu rẹ̀ ní agbára wa huwa khafiyyun fi ad-dama'ir wan-nufus ó sì pamọ́ sẹ́mí àti sí kíni àti sí ọkàn àwọn èèyàn so ó pamọ́ sí ẹ̀mí àtọkàn àwọn èèyàn wa huwa khafiyyun fi àwọn èèyàn so kọ́dà yẹn lè máa ṣe iṣẹ́ yẹn kó ṣe pé kíni kó ṣe pé bọ̀ látara kó kórìíra rẹ̀ yóò sì di kèfèrí kò níma so in tí al-Imam al-Bukhari in ta fi ṣe báàbù kan nínú sahihi wọn yẹn wọ́n ni báàbù khawfil muslimi àbí báàbù khawfil mu'mini in ráti kan méjì ní pé an yahbata amaluhu wa huwa la yadiri ní pé ìbẹ̀rù tí mùmìnì ma ń ní pé iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ kò sì mọ̀ pé sẹ̀wọ̀n ti bàjẹ́ Imam Bukhari nínú sahihi wọn wọ́n fi odidi báàbù fún abala yìí ní pé abala pé kí ni abala pé kí iṣẹ́ èyàn ti bàjẹ́ kíyàn ti di kèfèrí lọ́dọ̀ Ọlọ́run Ọba kó sì mọ́mọ̀ kóhun ti di so àwọn sálàfù ma ṣe kíni wọ́n ma ń páyà gan látara kíni wọ́n ma ń páyà gan látara kíni Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan parẹ̀ nínú al-Jawabul Kafi ad wad-Dawa so nípa kíyàn ma ṣe kíni nípa kó yí pé iṣẹ́ ti bàjẹ́ mọ́yàn lọ́wọ́ tí ó sì mà nínú àwọn nǹkan tí ma ń yára ba iṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́ ni pé kíyàn kórìíra kankan nínú òfin Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí yẹn ṣe ń rí àwọn èèyàn lónìí wọ́n kórìíra ìdájọ́ Ọlọ́run Ọba nípa obìnrin wọ́n kórìíra ìdájọ́ Ọlọ́run Ọba nípa obìnrin èèyàn rí àwọn èèyàn lónìí báyìí wọ́n kórìíra ìdájọ́ Ọlọ́run Ọba nípa obìnrin wọ́n sì ń tako ìdájọ́ Ọlọ́run Ọba wọ́n sì ń ṣe kíni wọ́n wá ń lo àwọn ọgbọ́n wọ́n lo àwọn gbọ́n àtàríkèrèkè àti ète ẹmẹ tí wọ́n mọ̀ ṣe ni wọ́n mọ̀ ṣe bígbà pé àwọn tí wọ́n ò ṣe kí níyẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ làwọn ń takò whereas ìdájọ́ ọlọ́run bá gangan náà kórìíra àwọn báyìí làwọn tán kórìíra ìdájọ́ ọlọ́run bá nípa obìnrin ìdájọ́ ọlọ́run bá nípa obìnrin pé kí ni ní pé ọlọ́run ọba ó ní bóbìnrin se dá wa bí ó ní bọ́n ti ṣe dá obìnrin jari ó ní bọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ti ṣe dá obìnrin ó ní bí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ti ṣe ṣe dá wọn tí ó pamọ́sẹ́ nìkan kan wa náà tó yàtọ̀ sí tọkùnrin so ṣe yìí ó wà máa kọ́ ọlọ́wọ́n ọba nípa ẹ̀dá rẹ̀ bí ala ya'lamu man khalaqa wa huwa al-latifu al-khabir sí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó dá wọn sí òmùn kan tó dá ni sọ́lọ́wọ́n bá subhanahu wa ọkùnrin ò ṣe máa bímọ ọkùnrin ò ṣe máa bímọ so kò ṣe máa ṣe kíni ọkùnrin ò ṣe máa fọ́mọ lọ́yàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó yí pé bọ́lọ̀ ọba ṣe dá obìnrin ni nínú àwọn ìdítọ́lọ̀ ọba sì fi dá wọn so ibi tọ́lọ̀ ọba fi ṣe dá wọn báyìí kán bá fi lè máa fulfill àwọn purpose báyìí báyìí nígbà tó wá ṣe pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala wá dá wọn báyìí kódà ní ẹ̀dá wọn gan káfí lè máa fulfill àwọn purpose tó jọmọ́ báyìí báyìí báyìí báyìí bóòlù àwọn nǹkan tó ti wá ṣe pé kíni bóòlù àwọn nǹkan tó ti wá ṣe pé nínú làákàí gan bó ṣe ẹkó rí nìyàn ká tó wá sọ pé bó ṣe nínú ẹ̀sìn nìyàn ọlọ́wọ́ bá sì ṣẹ̀dá wọn kí wọ́n bímá kí wọ́n ṣe kíni kan tọ́jú ọmọ kí wọ́n ṣe kíni kí ó láàká ìwò ló fẹ́ dìná ìpé Ọlọ́run bá dá wọn báyìí páwọn wọn ma ṣe nǹkan báyìí àyàfẹ́ ni tí orí rẹ̀ ti sẹ́kín tó ti dàrú ni ó dìná irú nǹkan báyìí kìí ṣe pé ìta ń sọ ni pé ìtọ́lọ́run bá dá wọn fún nìkan nìyẹn ìtọ́lọ́run bá dá gbogbo wa fún ni ká jọ́sìn fún ìtọ́lọ́run bá dá gbogbo wa fún ni pé ká tẹ̀lé Ànábì sallallahu alaihi subhanahu wa ta'ala ìtí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá gbogbo wa àwọn kan wá ń dìde lónìí àwọn ọjọ́ méjì ni wọ́n lábẹ́ àwọn kan wà lábẹ́ àsíá pé súnnà wọ́n kílèmù súnnà àwọn ọkùn tí ẹ̀ fìgbà ká kílèmù súnnà bọ̀ wọ́n pẹ̀lú àwọn ní mùsùlùmí àmá tájẹ́tì kankan náà ni gbogbo wọn ní òun náà ni pé wọn ò yọ́nú sí àwọn ọpọ̀ bá subhanahu wa ta'ala tó fi obìnrin sí nínú ẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala gan fúnra rẹ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala gan fúnra rẹ̀ kódà ó burú débi pé wọn ò yọnú sí ẹ̀dá bọ́lọ̀wọ̀n bá gán sí dá obìnrin kódà wọ́n tún ṣe kíni wọ́n tún nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn nǹkan tó fẹ́ máa tọ́ka sí wọn ò lámẹ́lẹ̀ bí ìgbà bá sábòsí la hawla wala quwwata àwọn eléyìí ó sì máa pẹ̀lú àwọn ní mùsùlùmí wọ́n sì máa pera wọn ní mùsùlùmí àmá ìkórìíra islam àtàwọn òfin islam ó wà lẹ́mí wọn àwọn mùnáfìkí burúkú so àwọn mùnáfìkí burúkú wọ́n sì máa pera wọn ní mùsùlùmí àmá wọ́n kórìíra bọ́lá ọba ṣe dá obìnrin wọ́n kórìíra torí pé èyàn ò lè kórìíra bọ́lá ọba ṣe dá obìnrin àfìgbà pé èyàn kọ́kọ́ kórìíra ìjóbìnrin gangan fúnra rẹ̀ náà wọ́n kọ́kọ́ kórìíra rẹ̀ wọ́n wá kórìíra bọ́lá ọba ṣe dá obìnrin wọ́n wá kórìíra àwọn iṣẹ́ tó ṣe pé àdámá obìnrin ní ó sàwọn sẹ́yì wọ́n wá kórìíra àwọn kan tó ṣe pé kí ni àwọn kan tó ṣe pé àwọn iṣẹ́ tó ṣe pé bọ́lọ̀ bá ṣe dá obìnrin obìnrin ní ó ṣe wọ́n wá kórìíra àwọn kan tó ṣe pé àwọn nǹkan yẹn náà rò papọ̀ mọ́ iṣẹ́ yìí sóbìnrin lè máa tọ́jú ọmọ kó máa rìn káàkiri títì yàtọ̀ sọ́kùnrin ọkùnrin lè máa pèsè fáwọn ìyàwó àtọmọ́ kó ma jásọ̀tún kó ma jásọ́sì kó ma jábàrá kó ma jábòrò sóbìnrin lè ṣe kíni sóbìnrin lè máa lóyún kó ma ṣe kíni kó ma rukan kéré kó ma lálàsẹ́ àbí kíyà ma wakùsà só lè ṣe sóyàn ní bàjẹ́ mala yóò bàjẹ́ mala so nínú àwọn nígbàtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti wá dá obìnrin báyìí so àwọn nǹkan kan wà tó bùkátà pé tó iṣẹ́ tọ́lọ́wọ́n bá ti gbé fóbìnrin tí ó ṣe yìí iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé fọ́kùnrin ọ̀tọ̀ iṣẹ́ tọ́lọ́wọ́n bá ti wá gbé bó fún obìnrin tí ó ṣe yìí àwọn nǹkan wà tó yẹ pé ó rò papọ̀ mọ́ sẹ́yìn kí sẹ́yìn fi lè jẹ́ síse inú rẹ̀ náà ni kó ṣe pé kíni kó ṣe pé ọkùnrin ń pèsè fún inú rẹ̀ ni pé kó ṣe pé kíni kó ṣe pé ìpìlẹ̀ ni kó dún lé Ọlọ́run bá dá obìnrin kó máa jẹ́ nǹkan tí ọkùnrin ó máa ṣe kí ni tí ó máa nàgà sí ni nǹkan tí ó máa nǹkan tí ó máa tí ó máa fẹ́ tí ó máa ṣe ọba tó gbọ́n ọba tó nímọ̀ ṣe ara wọn tí wọ́n ń takò òfin Ọlọ́run báyìí òpónú làwọn wọn ò nímọ̀ wọn ò gbọ́n ara àti ara ọ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ṣe tán láti jùpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó dá obìnrin lóbìnrin tó rẹwà yálà ó rẹwà ní rí rẹwà táwọn èèyàn ma fi ń kàkún pé èèyàn rẹwà ni àbí ó rẹwà sẹ́ni tó ti ẹ̀ ń wò gan oye ó rẹwà ni àbó rẹwà sẹ́ni tí ó wò in ti Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ nìyẹn nígbà táwọn kan ṣe fatuwa pé kí ni àwọn obìnrin àwọn Hanafi nígbà tán ṣe fatuwa pé àwọn obìnrin tí wọ́n àwọn ẹrú dúdú pé wọn ò nídìí láti máa bora wọn ara sí ara Sheikhul Islam sọ pé táwọn tán bá funfun tí wọn ò bá ṣe kí ni táwọn ò bá ní rọ́gbà sí wọn tí wọn bá wà attracted sí wọn àwọn bí wọn ń kọ́ ẹ̀hùn kẹ́ bó ìṣẹ́rí nìyẹn àkódà ẹnùmí gan pé ẹnìkan funfun kò fẹ́ gbogbo nǹkan tó jọ mọ́ báhùn ẹn tó dàbí tí ẹ tó dúdú bí tí ẹ náà níwá so kò sí kò sí kò sí bóbi yẹn sí jẹ́ ọlọ́run bá ti dá ẹwà sí lára aida nisbi àbí mútúlákù oyi so obìnrin wáyé ọlọ́run bá subhanahu wa ta'ala mọ̀ nǹkan tó dá sílá yàtọ̀ sí yẹn ọlọ́run bá tún wá fún láwọn ṣẹ́ tí ó ṣe ọlọ́run wá ní látara gbogbo eléyìí kò dúnlé ọlọ́run ni wa qarna fi buyutikun ẹ̀mà túnmà kí nǹkan kọ́rọ̀ ni kọ́rọ̀ kí nǹkan dósì nǹkan kó tẹ̀ dósì nǹkan náà ń pè bẹ́ ọlọ́run bó sọ pé kíni ọlọ́run bó sọ pé ẹ̀kan sí kíni ẹ̀kan wọlé ara kọ́rọ̀ gbúrùn kọ́rọ̀ lọ́lọ́run bá subhanahu wa ta'ala lò máa jáde ní ìjáde kí ni jahiliya aláwọ̀kọ́ ẹ gbọ́dọ̀ máa jáde ní ìjáde jahiliya ìjáde jahiliya ìjáde táwọn èèyàn jáde lónìí ìjáde rédèrèdè ìjáde zina ìjáde wọ̀kúwọ̀ ìjáde ìlò perfume perfume rédèrèdè ẹ̀sùn ní pé obìnrin ní tún ta perfume lórí Facebook yóò tún máa ta fáwọn obìnrin tí wọ́n máa lò káàkiri annabi sallallahu alaihi wasallam sọ pé mal'una ní pé irú obìnrin báyìí tó ń lo pẹ̀fíìmù jáde ní pé obìnrin tọ́lọ́wọ́ bá ń sẹ́bi lẹ́ni so an bẹ̀rẹ̀ tasẹ́ ẹni tí wọ́n wọ́wọ̀ kúwọ̀ so an bẹ̀rẹ̀ tasẹ́ ẹni tí wọ́n ń fídíò ara rẹ̀ wọ̀ kúwọ̀ an bẹ̀rẹ̀ tasẹ́ ẹni tí wọ́n ń gbé àwọn òròrí burúkú tí wọ́n ń gbé lárugẹ ìwọ́n propagate ìwọ́n defend ẹ̀ lọ́tún lọ́sì láti takò nǹkan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ti sọ́nà Qur'an wallahi wọn ò sí nílẹ̀ dá òfin Ọlọ́run bá rú kódà bí wọ́n kí wọ́n gbé ogun tí wọ́n ń gbé jù wá hẹ̀lọ òfin Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò mọ̀ bẹni so in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fẹ́ fóbìnrin ni nítorí in tọ́lọ̀ ọba ti dáma nítorí in tọ́lọ̀ ọba ti dá sára rẹ̀ nítorí ẹwà tọ́lọ̀ ọba fún nítorí softness àti gentleness tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó dására rẹ̀ a máa wọ́n ilé wọ́n kórìíra obìnrin wallahi kò sẹ́ni tó kórìíra àwọn obìnrin táwọn feminist wọ́n kórìíra ìjẹ́ obìnrin yẹn gẹ́gẹ́ wọ́n kórìíra ìjẹ́ obìnrin àwọn feminist yẹn wọ́n kórìíra ìjẹ́ obìnrin yẹn gẹ́gẹ́ torí pé kò sí bó ṣe máa tako ìjẹ́ obìnrin àyàfi pé kíni àyàfi pé o ti kọ́kọ́ kórìíra ìjẹ́ obìnrin gẹ́gẹ́ náà ẹ wá rí oríṣiríṣi ìwíkúwí náà ma wí lọ́tún lọ́sì ẹni tí ó ní ma ń pa ẹ̀sìn ọlọ́ọ̀bá fa yóò sì máa fi àti ẹ̀sìn ọlọ́ọ̀bá yóò sì máa fi báwọn èèyàn sọ̀rọ̀ taniọ́ taniwọ́ kí ló mọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá ka Suratul Fatiha ká gbọ́ ká àwọn súwọ́rù tó wà ah kí làwọn òpó islamu kí làwọn òpó iman kí ni àtọ̀ láàrin ihsan àti iman àwọn ilé yóò dákàkàmà nínú ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n sì fẹ́ láàfọ́ Ọlọ́run Ọba pé bó ṣe ẹkọ́ Ọlọ́run Ọba ṣe ni wọ́n sì fẹ́ máa láfá àwọn mùsùlùmí pé bó ṣe ẹkọ́ àwọn mùsùlùmí máa ṣe ni àwọn jùhálà àwọn aláìmọ̀kẹ́ pátápátá síbí tí ò bá mọ̀ nǹkan ọ ma sọ pé ara rẹ̀ lọ́fẹ́ ọ̀dọ̀ ara rẹ̀ ló ti ń sọ ọwá ń sọ lórúkọ ẹ̀sì la hawla wala quwwata illa billah ọlọ́wọ́ bá sọ pé kul innama harrama rabbi alfawahish ma zahara sultana وأن تقولوا على الله ما لا تعلمون ọlọ́wọ́ bá ń dákọ̀ àwọn nǹkan tó sí léwọ̀ ọlọ́wọ́ bá kọ́kọ́ dákọ̀ gbogbo ẹ̀rẹ̀ generally nígbàtí ọlọ́wọ́ bá fẹ́ máa dákọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá ní kíni ha wa an tushriku ní kí ẹ máa ṣẹbọ pẹ̀lú rẹ̀ wa an taqulu ala Allahi ma la ta'lamun àti kó máa sọ nǹkan tó mọ̀ ń pa Ọlọ́run Ọba tàbí ọ́ ha sí yíò tí ẹ kò tí ẹ sí bẹ̀rù fọ́rọ̀ ọba rẹ́ni ní pé ibi tó ti ń sọ̀rọ̀ pé in tọ́rọ̀ ọba ni àbí ibi tó ti ń sọ̀rọ̀ pé in tí Islam ń sọ ni kọ́lọ̀ ọba kó parẹ́ kó sọ́dọ̀ bọ kó sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ kó yà ń wẹ́rẹ̀ tí ó bẹ̀rẹ̀ ọlọ́ọba rí ẹ̀sìn ọlọ́ọba fa èyí sì ń sọ̀rọ̀ pé ẹ̀sìn ọlọ́ọba láì nímà ó ń sọ pé bó ṣe kó káwọn obìnrin rí ni tẹ́niọ́ ìmọ̀ ọ̀rọ̀ mọ̀ ẹwùn kẹ́ àwọn aláìmọ̀ kẹfà fóònù ó sì sọwọ́ di àwọn èèyàn tí wọ́n mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ tẹ̀lé la hawla wala quwwata illa billah ẹ̀sìn ọlọ́ọ̀bá fa rídìrídì rẹ̀ ó jẹ́ kó mẹ́lú nígbèsí ayé rẹ̀ ní kọ́rọ̀ yàrá rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lásán ẹwà rí òpónú ọkọ náà wọ́n wájọ́ ń ṣe rídìrídì lórí social media wọ́n ma gbógun ti ẹ̀sìn Ọlọ́run Ọba la hawla wala quwwata illa billah kí ẹ máa sọ ń pa ẹ̀sìn Ọlọ́run Ọba yìí tó mẹ́ ó sì ń kílèmù pé tọ́lọ́run Ọba ń sọ ní ó sì ń kílèmù ta ní ó kí mẹ́ náà kí mẹ́ kí mẹ́ kí mẹ́ nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ṣe ìkórìíra ìjẹ́ obìnrin náà ló bá wọn débẹ̀ yẹn la hawla wala quwwata illa wọ́n wá gbé wá láwọ̀nà pé bí wà pé àwọn sekínì àwọn kẹ́dùn fún àwọn obìnrin wọ́n gbé wá láwọ̀nà pé bí wà pé àwọn kẹ́dùn fún àwọn obìnrin àti pé àwọn kíni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn ó ń ká a ma lálà sí àwọn súnnà la hawla wala quwwata illa billah ah ìlàlà sí yóò dá wọ́n a ma kíyàn sọ mí ti fọ́kọ kò túnmà pé kíni kíyàn sọ mí ti kádàrá àyàn fọ́kọ so kíyàn sọ mí ti fọ́kọ ò túnmà pé kíyàn sọ mí ti kádàrá àyàn tí a bá fẹ́ ṣèyàwó tọ́ kí wá ní submit sọ bí yàn ṣe mọ́ submit fọ́kọ fún wa so bóòlì yàn ṣe mọ́ submit fọ́kọ sọ fún wa ìwọ tó ti ṣe kíni ìwọ tó ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lókọ ẹ̀sìn tó ń sọ pé nǹkan tọ́lọ́wọ́ tó ń tó sọ́ra rẹ̀ di ẹni tí ó máa darí àwọn mùsùlùmí láì nímà nítorí pò kàn ní fóònù àti twitter lásán àbí instagram àti facebook lásán bó ní ó ṣe jẹ́ lójú ọgbẹ́ndé gbogbo àwọn nǹkan tó ń kọ̀ yìí tọ́lọ̀ ọba bá fi hàn ọ́ bó ní ó ṣe jẹ́ nígbàtí ọba wà nù sáré wọ́n a máa fi hàn bí wà káwọn kẹ́dùn fáwọn mùsùlùmí ni àwọn obìnrin mùsùlùmí àwọn ẹlòmí náà tí wọ́n torí wọn ò pé tí wọ́n ní sùúrù wọ́n lọ máa ṣe kíni wọ́n lọ máa sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lé wọn fún wọn àwọn àdánwò tọ́lọ́wọ́ fi ń kàn wọ́n lọ máa sọ ẹ ọkọ ọ̀hún ó ṣe báyìí báyìí báyìí ọkọ ọ̀hún ó ṣe lè so ó rí gbogbo àwọn kátà wọ́n sọ yẹn láwọn náà wọ́n ma àwọn òrórí wọn ma wọ́n mọ́lé lórí àwọn tá ti kórìíra Islam tẹ́lẹ̀ wọ́n ti kórìíra ìdájọ́ Ọlọ́run ọba nípa obìnrin wọ́n wá rí kíni wọ́n wá ráwọ̀ ẹ̀rí èyàn fún èyàn fún mọ̀náfikí lẹ́rí nìun èyàn fún mọ̀náfikí èyàn fún ní ẹ̀rí èyàn fún mọ̀náfikí lẹ́rí kó fi tako Islam wọ́n wá ní ẹ pé tọ bá yìí ṣe kíni tíyàwó bá yìí ń fún ọ lówó má ṣe kíni má sọ pé o fẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́kejì so yìí pé ìyàwó yìí sílé so má ṣe fe má sọ pé o fẹ́ fẹ́ yàwó kejì ó dìgbà tó bá tó ṣe kíni ó gbà tó bá tó lè máa bọ́yàwó tán tó tálì kò tẹ́ sóbìnrin tó ọkùnrin tó nílà akáyì tí ó máa ṣe kíni tí ó máa gbà kí kílùkọ rẹ̀ kí yàwó máa bóhùn nígbà tó ẹ̀ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti sí níbi pé bóò ló ṣe kíni bóò ló ṣe ẹkóbìnrin wà wọ́n wá sí náà nípa pé bóò kíni irú ọkùnrin olóyẹ kan fẹ́ àwọn ọkùnrin èdè lè dé náà nílò àwọn èèyàn báyìí náà máa ń fẹ́ wọ́n èé láàrín síbi gidi àwọn ọkùnrin rédè rédè náà na ma ń fẹ́ àwọn ọkùnrin tí wọ́n lò wọ́n tí wọ́n ní appreciate wọn àwọn ọkùnrin tí wọ́n ní páyà Ọlọ́run bá ń pa wọn àwọn tó ma ń padà fẹ́ náà nìyẹn àwọn ọkùnrin tí wọ́n rí agbára tọ́lọ́run bá fún ọkùnrin tí wọ́n ah, so gíwá àbí kí ló pọ̀ ọkọ rẹ̀ alábìnrin kan wà so nínú àwọn tán gbé campaign irú nǹkan báyìí ni jahila orí rẹ̀ kú orí rẹ̀ kú ju kíni ju talantakun lọ orí rẹ̀ kú ń pa ẹ̀sìn Ọlọ́run bá pátápátá síbẹ̀síbẹ̀ yóò mọ̀ wá sọ jágbá jágbá jágbá jágbá yóò mọ̀ sọ jágbá jágbá nípa bó ṣe yẹ káwọn mùsùlùmí bó ṣe yẹ ká máa gbégbèsí ayé wọn ìgbésí ayé lọ́kọ láya wọn àti báwọn obìnrin bó ṣe yàyàkúyà mọ́ ọkọ lọ́wọ́ tí wò fi ní nílé má ẹ́dàkùn sí ibi tí solution wà nìyẹn gbogbo ìgbà wallahi gbogbo ìgbà tí yàn bá ti wá solution lọ sí ibi nǹkan tọ́lọ̀wọ̀ bó ṣe ń solution àti nǹkan tọ́lọ̀wọ̀ bó ṣe ní àti nǹkan tánẹ́bì sallallahu alaihi wasallam ṣe ń solution kí ní èyàn kò máa dàrú sí wọ́n mọ̀ á ní obìnrin tó bá ń gbẹ́kẹ̀lé ọkọ pátápátá nípa in tí ó máa jẹ in tí ó máa mu ní pé ah, àà ní pé kíni ní pé táàdánwò bá kàn ṣẹlẹ̀ lójọ kan báyìí so gbogbo ayé rẹ̀ ó dàrú ni ẹ dákun ẹ wò bí so bí bà pé kọ́kọ́ tó kú ọlọ́run ọba kọ́ ní ń bọ́ wọn bí ìgbà pé ṣẹ̀ríà islam ò létò fún tó tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹwọ armala ẹwọ nǹkan tí ẹwọ nǹkan tí ẹwọ kò tí ṣẹ̀ríà gbé àwọn armala sí àwọn tán jẹ́ okó ẹwọ kò tí ṣẹ̀ríà gbé wọn sí now ẹni tó bá fẹ́ gbódodo tó bá fẹ́ gbódodo tó rẹ́dì láti gbọ́ àwọn feminist burúkú yìí tán fẹ́ da yérú wọ́n fẹ́ da ilérú wọn ò fẹ́ kóbìnrin ma dúnlé kó ma ṣe wèrè lọ síta kó ma jáde tàbárùjù jahiliya wọn ò fẹ́ yóò kíni wọn ò fẹ́ kó submit fọ́kọ torí pé kó má bàá fi submit destiny rẹ̀ so ọkùnrin wo ló lè gbé pẹ̀lú rúnkẹ bá irú àwọn ìyàwó bá yẹ pẹ́nlé wọ́n yẹ pẹ́nlé wọ́n yẹ pẹ́nlé irú wọn yẹ pẹ́ lọ́dọ̀ ọkọ so nǹkan tán fẹ́ ni pé kí ni káwọn obìnrin kí wọ́n jáde káwọn ọmọ wá dìrédèrèdè káwọn obìnrin wá wọnú bíznẹ́sì lọ sámú ní wíwọ̀ tó ṣe pé kíni wọ́n wọnú bíznẹ́sì débi pé wọ́n ma ṣe kíni wọ́n ma ya picture pẹ̀lú Don Jazzy wọ́n ma wọ kíni wọ́n ma wọ glove àwọn kípa àbáwọn glove àwọn pàṣó so wọ́n ma wọ glove àwọn pàṣó wọ́n ma ya picture pẹ̀lú Don Jazzy irú ayé tán fẹ́ fáwọn obìnrin nìyẹn so irú ayé tán fẹ́ fáwọn obìnrin nìyẹn so ma ya picture pẹ̀lú Don Jazzy wọ́n ma ṣe kíni wọ́n ma ṣe bálabàlá lórí social media wọ́n ma sọ bó ṣe yẹ kó ṣe kíni bó ṣe yẹ kí obìnrin bó ṣe yẹ kó rí lọ́dọ̀ ọkọ tó yàtọ̀ sí tọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ ń sọ ìtafẹ́ fún obìnrin nìyẹn o wọ́n fẹ́ jẹ́ kó doríbú káwọn náà ṣe doríbú ni dolóríbú wọ́n sì fẹ́ jẹ́ kó ṣòfò báwọn ṣe ṣòfò wọ́n sì fẹ́ jẹ́ kó fi ẹ̀sìn Ọlọ́run bálẹ̀ báwọn ṣe fẹ̀sìn Ọlọ́run bálẹ̀ wọ́n sì fẹ́ yẹ kó kórìíra ìjẹ́ obìnrin báwọn náà ṣe kórìíra ìjẹ́ obìnrin wọ́n sì juwọ́ ọkùnrin gan àti nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala dá sára ọkùnrin àti ipò tọ́lọ́wọ́ bá fún ọkùnrin sí wọ́n kórìíra ìjẹ́ obìnrin gan àwọn àwọn èèyàn rédèrèdè àwọn èèyàn rédèrèdè àwọn da youth náà làwọn ọkọ wọn so àwọn da youth àwọn dà youth àwọn ọkọ wọn nìyẹn so tí wọn ò ní kún láà pé ìyàwó wọn lọ ń ya picture pẹ̀lú Don Jazzy ìyìn Don Jazzy lórí social media wọn ò ní kún láà pé kíni wọn ò ní kún láà pé ìyàwó wọn skit ní gbogbo gbà nínú ẹ̀há la hawla wala quwwata illa billah skit nínú ẹ̀há ẹlẹ́ha oní skit so wọ́n káwọn obìnrin jáde lórí social media káwọn máa ṣe bala bala kama wá sọ̀rọ̀ láti fi please àwọn ọkùnrin kama tẹríba fún àwọn ọkùnrin lórí social media nínú kọ́mẹ́ntì nínú conversation lọ́nà tó yí pé wọn ò lè ṣe fọ́kàn wọn láyéláyé bọ́ sí nǹkan tó fẹ́ nìyẹn so agenda wọn náà nìyẹn kan wọ́n dalérú kan dọ̀nàrú àwọn feminist burúkú àwọn tí wọ́n hẹ́ẹ̀tì ìdájọ́ ọlọ́run ọba tí wọ́n hẹ́ẹ̀tì islamu a ìkórìíra islamu lélẹ́yìí nígbà tọ́lọ́run ọba sọ̀nkà tó ń sọ̀nkà mí ta ni wọ́ ta ni ó dákẹ́ dákẹ́ dákẹ́ ẹnu ẹ wọnú kíchìn lọ́kọ́ lọ dáná dákẹ́ ẹnu rẹ̀ kó wọnú kíchìn lọ́kọ́ lọ dáná ìwọ obìnrin tó ń aláìmọ̀kan ní ọ̀ mọ̀kankan pa ìsì islam dákẹ́ wọn mọ̀ ara wọn bí wọ́n sì báyé jẹ́ tí wọ́n bá alkiyama àwọn obìnrin jẹ́ nǹkan tán wá nìyàn àwọn salafiyya tó gbọ́dọ̀ gbà fún wọn wọn gbọ́dọ̀ gbà fún wọn ara àti ara walhamdulillah ẹwùn nǹkan tọ́lọ̀ bá ṣe fún Sheikh An-Nahari ní ronú nípa àwọn bí àwọn obìnrin ṣe rí lọ́dọ̀ wa wọ́n ní ó ń jọ Sheikh An-Nahari lójú débi pé Sheikh An-Nahari sọ pé ah wípé àwọn nǹkan báyìí àwọn máa ń kà nínú àwọn tíra àwọn sálàfù ni báwọn obìnrin sàlàfíyà ti wá ṣe rí mi báyìí wallahi Sheikh Abdul Hakim náà sọ tó jọ mọ́ wọ́n tún wá fi yìí wá nígbàtà wa Maka nígbàtí mo wà pẹ̀lú Sheikh Abdul Hakim Dahas ní Maka wọ́n wá ìmọ̀ wá tẹ̀lé wọn lórí àwọn mashayikh àwọn mashayikh tán bá fẹ́ lórí àwọn mashayikh àbí tán bá ní àwọn jòkó tó bá wá dọ́rọ̀ pípẹ́ yán fẹ́ introduce mi wọ́n ni ah, àkìmì Nigeria wọ́n wá sọ̀rọ̀ lọ́npa Nigeria wọ́n ni ah, alhamdulillah masha Allah salafiyat ah, kódà àwọn obìnrin wọ́n há nǹkan wọ́n wá mẹ́ wọ́n ni kódà àwọn ọkọ wọn tẹ́kì ni wọ́n tún fẹ́ wọn wọ́n tún wá di kíni wọ́n tún wá di ẹ̀gbọ́n tàbúrò wọ́n di kílùkọ́ rẹ̀ wọ́n di ní àwọn ìyàwó méjì àbáwọn ìyàwó mẹ́ta àbáwọn ìyàwó mẹ́rin wọ́n di kòríkòsùn pẹ̀lú ara wọn ẹ wo ìgbésí ayé táwọn ń lìvù táà ń sọ fáwọn mọ̀ṣáyé táwọn mọ̀ṣáyé kò pé ah nǹkan tó dalé lẹ́yìn abúmọ́sínà sọ pé Sheikh Yahya Nahari sọ pé ah, àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Salafiyyat lọ́dọ̀ yìí àwọn nǹkan táwọn máa ń kà nínú àwọn tírà ni bọ̀n wọn ò fẹ́ bẹ̀ fún wa ṣerú gíwá tí lọ ń sọ rédèrèdè yìí lórí social media ah so tó bá gbọ́pọ̀ àwọn sàlàfíyà ti wa àwọn obìnrin àwọn obìnrin sàlàfí wa àwọn gangan fún àwọn náà sọ pé àbú ẹ má gba ilé méjì ẹ má gba apartment méjì oye four bedroom lélé yìí alimọ́sẹ́ kí ni alìjọmọ́ gbébẹ̀ wọ́n ti ń gbébẹ̀ fún 3 years ẹ sì gbọ́ kankan ẹ parí jàrí tí àwọn gíwọ̀n wá gbọ́ yóò sà wá àdánwò kẹ́ bá ṣe máa rí ní ẹ̀hùn ibi tí ó sádàwọn wọn kà máa wá kí náà ni báwọn feminist yẹn ṣe rí ní ẹ̀ so wọn kà máa wá àdánwò kẹ́ yóò kàn wá kẹ́kẹ́ yóò kàn sọ sí báyàn Taku ta ní ọ́ tó lè change gbogbo ayé tó sọ fún gbogbo ayé bó máa odó wọn ti yọ odó wọn ti yọ islamu ti ń bá mọ́ ọlọ́wọ́ pẹ̀lú gbóré dèdè tí wọ́n ṣe yìí ìdọ́gbọ́n ìdọ́gbọ́n ìdọ́gbọ́n claim islamu lélẹ̀ kí a máa ja islamu lógun ta ní ọ́ ó dàbí àwọn arédèrèdè kan náà ní lamẹ́ríkà àwọn kèfèrí ń complain pé àwọn mùsùlùmí ti ń pèrún jù pé adhanu adhanu fajiri bí ẹ̀mẹ́ bí àyè mẹ́wàá náà ti gbọ́ nílùú yẹn so àwọn kèfèrí yẹn wọ́n complain wallahi àwọn mùsùlùmí sì ń support àwọn kèfèrí pẹ̀ ó yẹ ká máa sùn lásìkò yẹn náà ní tòótọ́ ẹ̀sìn disturb wọn ah, irú àwọn eléyìn náà èyàn lè sọ pé wọn ò lè sáwọn tí wọ́n ń support àwọn feminist against àwọn obìnrin mùsùlùmí ah, Islam ti ń bọ́ máa eléyìn lọ wọn ma àwọn eléyìn káàpù mùsùlùmí ti wà lọ́tọ̀ àwọn eléyìn ti wà ń káàpù mí wọn ma lábẹ́ pé èyàn ń jàfẹ́tọ̀ àwọn mùsùlùmí náà fi ń ṣe gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn tí wọ́n ń claim pé àwọn ń jàfẹ́tọ̀ yẹn wallahi òpùrọ́ ni wọ́n ẹ̀ eh, ah, dédé la fẹ́ dédé la fẹ́ kí ló bí Mu'tazila bí èsẹ́ dédé bí kí ló bí àwọn Khawarij bí èsẹ́ pé dédé la fẹ́ nǹkan tí abẹ́ dédé dédé dédé la fẹ́ yìí nǹkan tó ti bí sínú ayé yìí gan lásán kéèsé kékeré yà dédé la fẹ́ torípa fẹ́ dédé ni torípa fẹ́ dọ́gbandọ́gba ni in tó ti bí sínú ayé yìí lásán gan kéèsé àwọn Mu'tazila yìí tó bí wọn wọ́n fẹ́ dédé nìna àwọn Khawarij yìí tó yẹ kọ́ máa bẹ àwọn terrorist tẹ́rin àwọn náà fẹ́ dédé ni gbogbo àwọn social eh, justice warrior àbí social warrior kí náà pè wọ́n yìí alábòsí burúkú ni wọ́n alábòsí wọn ò lílé wọn tó wọ́n fẹ́ máa tó olé gbogbo ayé so tí yàmbá ti wá mẹ́lẹ̀ ìwáì ìntọ́nà ọba fẹ́ fóbìnrin wọ́n ni pé kó dúnlé kọ́kọ́ rẹ̀ kó máa pèsè fún kọ́kọ́ rẹ̀ sì jẹ́ aláàánú pẹ̀lú rẹ̀ ìwọ́kùnrin jẹ́ aláàánú ìwọ náà má jẹ́ àwọn nǹkan tí wọ́n fi máa ṣẹ̀rí bẹ́ẹ̀ sì rẹ kó submit fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ sì rẹ kó ma ṣe kíni kó ma gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ sì rẹ kó ṣe kíni kó ma kó ma dúnnú kó sì ma dá lóhùn ní gbogbo ìgbà tó bá ń pè òróòlù tí Islam fẹ́ fóbìnrin rẹ̀ so ẹ wá wo àwọn salafiyat wa Allahu Akbar nígbàtán dún ní ma róòlì ẹ wo bí láìfún wọ́n ṣe ń tó ẹ àwọn ọkùnrin náà ọkùnrin náà ma pé òun gbọ́dọ̀ láàánú pẹ̀lú obìnrin yìí o so ọkùnrin náà ma pé kíni òun gbọ́dọ̀ pèsè fún o ẹ wá wò sáwọn sàlàfíyà ti wá sí yà ń jẹ wọn sí àwọn tó ń ni nínú àwọn tó ń ni ẹ wò àwọn sàlàfíyà ti wá yóò jẹ wọn nínú àwọn tó ń gbádùn jù ni àmá bí tí èyàn bá fọ́lọ́wọ́n bá sí ibẹ̀ náà ni ó sì bá gẹ́bà àwọn Yorùbá sí wọ́n sọ ana inda dhanni abidi bi ibi tí a bá fọ́lọ́wọ́ bá sí ibẹ̀ náà ni ó ti bá tí a bá fọ́lọ́wọ́ bá sí pẹ́tọ̀ èmi ó dùn lé ìmọ̀ bójútó àwọn ọmọ kọ́kọ́ kú lọ máa ṣiṣẹ́ Ọlọ́run bó pèsè fún wọn lọ́nà tó bìnrin yìí tí ò ní mọ̀ yàrá àti ara tó bá ṣe pé bí tó fọ́lọ́wọ́ bá sí ni pé kí ni à táà méjì táà bá lálí ká jẹ ìyà sámú gẹ́bà àwọn ẹwà wọn ṣẹ́ táwọn ọkùnrin haúsá ma ń ṣe ṣẹ̀bá àwọn obìnrin wa náà ma ń ṣe irúṣẹ́ bẹ́ ta ní ń ta ta lọ́dọ̀ àwọn haúsá ta ní ń ta ta ní ń ta kílòfẹ́ ta ní ń ta kílòkọ rẹ̀ gbogbo àwọn ṣẹ́ táwọn obìnrin ma ń ṣe àwọn obìnrin sáwọn ma ni ma ń ṣe náà so irú gbésí ayé tán fẹ́ nìyẹn wọ́n rò pá àwọn wallahi kódà bọ́ fàlíyàm dúdé bí sábàbí ní ilà sàmà kódà bọ́ ni bọ́ bá fi stairs tó bá fi gun sánmà lọ kádàrà Ọlọ́run ìtọ́nà ọba ti kádàrá mọ́ róòlù tó sì fún ọyẹ́ náà ní gbogbo ìgbà tó bá wá ń sá fún róòlù tọ́nà ọba fún yóò mọ̀ jẹ́ ọ sí sámúsámú ni yóò mọ̀ jẹ́ ọ sámúsámú sí ni ó wà máa ráre ó wà máa lálí àwọn ọkùnrin wà máa lónlòkúlò àwọn sàlàfí yá sí wà alhamdulillah yóò jẹ́ wọ́n náà ẹ̀ sí nínú akálọ̀ mọ́ complain fún àwọn báyìí torí pé ní láyé gan èyàn lè rí gbogbo nǹkan tó fẹ́ láyé kí ló dé báyìí náà táwọn èyàn tí ẹ̀ ní sùúrù ma kò tí ẹ̀ sípà ní ma kọ̀mplí àwọn ọkọ̀ rẹ ma kọ̀mplí àwọn ọkọ̀ rẹ kí ẹwọ kí so kọkùnrin jẹ́ ẹni tí ó wà responsible kóbìnrin náà kó ti tó láìfù rẹ̀ lọ́nà tó yẹ pé ọkùnrin tí ó understand kìíní tí ó sì lè máa tọ́jú rẹ̀ ní kó fẹ́ ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tán sọ pé wọn ò ṣiṣẹ́ yìí àbí tán wà ń lè yìí kí sí pé ọkọ wọn ò sọ pé kán má ṣiṣẹ́ wọn ò ríṣẹ́ ni o ẹlòmí náà ó ti tawóró ó ti tawúrú kò tún padà jásìn kankan ni ó padà zíkín ó padà lọ́kẹ̀ mọ́lé that is òun gangan padà dúnlé wọ́n a máa sọ bí ìgbà pé wọ́n choose láti dúnlé ni irọ́ lè lẹ́yìn náà ẹni tẹ́yìn sọ pé ó choose láti dúnlé kò choose láti dúnlé ọkọ rẹ̀ gan ò ní problem pẹ̀lú common sense tàdá àwọn yẹn náà wọ́n fi lálà sí àwọn sàlàfíyàtì obìnrin alhamdulillah ẹ wá compare láàrin àwọn sàlàfíyàtì àtàwọn tàlàfíyàtì yìí àwọn salafiyat wa alhamdulillah wọ́n dúnlé wọ́n bímá wọ́n rí àwọn ọmọ wọ́n mọ́ àwọn alékéw ìgbàmí bá yára wọn mú wọ́n mọ̀ ní bọ̀wá láti lé wọn láti mọ́ àwọn alékéw wọ́n dúnlé wọn wọ́n ṣe kí ni wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n nímọ̀ wọ́n lékún nímọ̀ sí wọ́n ṣe kí ni wọ́n wá ìmọ̀ ìyòsì jẹ́ wọn lódí wọn ìtọ́lọ̀wọ́ bá kọ mú kálùkù lódí wọn tọ́mọ̀ ọ̀tọ́lọ̀ ọba kọ mún kálùkù torí pé kèé sí mọ́jẹ̀mọ́ ọlọ́run ọba pẹ́tọ́ ọba tí ń ṣe súnà ọ lówó ọlọ́run ọba òbọ́ sí mọ́jẹ̀mọ́ wọn lódí wọn tọ́lọ̀ ọba ti kọ mún kálùkù wọ́n wọ́n gúrò nínú ẹ̀sìn wọ́n ń gúrò nínú ẹ̀sìn so àwọn eléyìí ayé ló kàn wọ́n kò sí tó kàn wọ́n pẹ̀lú tọ́lọ̀ ọba fẹ́ ayé wọn wá dàrú alkiyama wọn náà ọlọ́run ọba ló mọ bí ó ṣe rí ọlọ́ọ̀bá nìkan ló mọ̀ kọ́lọ̀un kó jí kan lè túbá kọ́lọ̀un bá kó jí kan lè padà sí rushd ìmànà so kí a mọ́ kórìíra ìdájọ́ ọlọ́run bá àwọn aláìmọ̀kan yẹ fi wọ́n lẹ̀ social media ó ti fún àwọn aláìmọ̀kan lágbára ó ti jẹ́ kó pònú kó lè máa sọ̀rọ̀ àwọn òrùwé ibidọ̀ àwọn òrùwé ibidọ̀ ó ti jẹ́ kán lè máa sọ̀rọ̀ tán bá ti gbá fóònù mú báyìí lákàí wọn gbogbo àwọn ìdọ̀tí tó wà láìkẹ́ wọn ní ọmọ túsáyé wọ́n a máa rí àwọn bí feeling grandeur Oh, jama kankan wallahi ṣe mọ̀ gbà tí yàn mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe gbogbo rédèdè wọn jama kankan ìgbà tí àwọn mamlaka àwa wà lọ́dọ̀ ọ̀dọ̀ Sheikh Gani àwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn social media bó sì wá rí lọ́pọ̀lọpọ̀ ibiláyé nìyẹn aléyàn gẹ́ tí yàn ń ṣe wá àṣìṣe èèyàn mọ̀ pé ọ̀ lè change gbogbo ayé àwọn ẹlẹ́sẹ̀ kò dùnmọ́yàn núnà kẹ́nìkan á rò kún wọn mọ̀ sọ fáwọn èèyàn bí wọ́n ṣe máa darí lé wọn àwọn kan ò tí pé ẹnìkan ti ẹ ń ṣe wèrè kan lórí social media ẹfà wọn tó fọ́ ni àwọn kan ò tí ẹ mọ̀ pé àwọn ò fi bẹ́ẹ̀ ṣẹ̀sìn lọ títí o ni so àwọn kan ò tí ẹ mọ̀ pé ẹnìkan ti ẹwà ń bí kankan Ah, òun wá pé tọ́mọ bá ti dàgbà díẹ̀ sí òun ó fẹ́ òun ó fi lọ́kọ ah, àbá ọmọ yìí ah, no wọ́n fẹ́ kó mọ̀ sí sékúsí káàkiri ṣé bàbá léhun ló mọ̀ pé ní kẹ́kẹ́ ṣe wà lórí social media wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ṣé bàbá léhun ló mọ̀ pé ní kẹ́kẹ́ wà lórí social media bọ̀ nǹkan táwọn ẹni ma fẹ́ sí pé wọ́n ma fẹ́ rálì ìjọba ni wọ́n sì mọ̀ páwọn lágbára wọ́n fẹ́ rálì ìjọba lẹ́yìn àwọn gbogbo ẹni tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ọ̀lẹ burúkú ni ma sọ ti ẹ̀nà ma ra lè ìjọba kó fọ́sẹ̀ ní kankan sí kankan ma sọ ti ẹ̀ká àánú ma sọ ti wá kó kálùkù ma sọ ti ẹ̀ so káwà wé ní tí ó èyí tí ó ṣe kíni káwà fúnra wa ní kíni ká fúnra wa 30 years 30 years dínà káwà wulé ẹni tí ó tó káwà àwọn ọmọ ẹni tí ó ṣe kíni àwọn ọmọ ẹni tí ó ṣe kíni tí wọ́n rí ojú ọ̀nà ẹ̀sìn Islam wallahi ọjọ́ ọ̀rọ̀ àwọn ẹni yìí ó ń dẹ́rù bàyàn gan so kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó tọ́ wa sọ́nà kó mọ́ sí wa lọ́nà kó má fi kórìíra kankan nínú ẹ̀sìn islam sí wa lẹ́mí o ọlọ́wọ́n bá jùpájú sẹ́lẹ̀ fún ọ in tó sọ nípa àwọn obìnrin ọlọ́wọ́n bá gbà wọlé o àwọ òkórìíra rẹ̀ báwọn ènìyàn sí kórìíra rẹ̀ ọlọ́wọ́n bá tí yàrẹ bá dé ọlọ́wọ́n bá dákun má fi yàrẹ tó bá fi jẹ wọ́n ọlọ́wọ́n bá dákun má fi jẹ